صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام قد تعبدنا الرحمن بصيام شهر رمضان وجعل صيامه كفارة, كفارة لذنوبنا وهكذا فرضوا على الأمم السالفة قبلنا ما من أمة إلا وقد كتب الله عليها الصيام ولهذا الصيام أحكام وشرائع بينها صائب النبوة صلوات ربي وسلام عليه لكن هذا الصوم له مفطرات الصوم له ما يفسده ويسير الصائم مفطرا إذا ارتكبه فيه ما اختلف فيه أهل العلم وفيه ما اتفق فيه أهل العلم لعل هذه الخطبة تدور حول هذه المفطرات على حسب الإمكان وقال فرحبة سواني مسلمين أنت وأن فيه كرات جريفان النبي صلى الله عليه وسلم أنت لو مرتبة ما جكت مكوان Allah bá ní sàlìkú yà nàbí wa bá ní sàlìkú ọlá rẹ̀ àti àwọn àti ṣọ̀hábà rẹ̀ dákùn kí àwọn náà pẹ̀láwọn tó kẹ pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam níjọba alìkíyàmà ẹ̀yìn àníẹ́sìn mo ń fi àṣìkò rán létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́bí mo sẹ́rẹ̀ nínú tí ìbẹ̀rù rẹ̀ àníkàkùnlọ ẹjẹ́ àjọpọ̀nú ọlọ́run ká máa bẹ̀ kíkọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́dá gbangba wa lọ níbi ìpáyà rẹ̀ jẹ́máà lára oore tọba dẹ́dà sí fún wa ó náà ni wípé in tá fi rójú rẹ̀ in tá fi sìn tí a fi di ẹni ìyọ̀rú sí lọ́dọ̀ rẹ̀ ó ṣe lónìrànrán láti fi yẹ̀wàwó lápòtú fi súnwa mọ́ọ̀dọ̀ rẹ̀ àti láti fi lè gàwà lẹ́rú kò sí ìjọ kan tó ti lọ tí ọba dẹ́dà tí ò fún wọn ní ààwẹ̀ gbígbà rẹ̀ lè yàtọ̀ sí wọn síra wọn òǹkà rẹ̀ lè yàtọ̀ síra wọn ọ̀nà bí wọ́n ṣe gbà ó lè yàtọ̀ síra wọn gẹ́gẹ́ bí ó ṣe ọlọ́run ṣe ń sọ wípé ìyàtọ̀ tí ń

ṣùgbọ́n àwọn nǹkan tí kútùbà ìní tí ó ma dálé lórí o náà làwọn nǹkan tí ó lè bà àwẹ̀ yẹn jẹ́ ẹ̀ntàwọn mímọ̀ panupọ̀ ní lórí ìbẹ̀m̀bẹ̀ ẹ̀ntàwọn mọ̀ sí màára wọn ìbẹ̀m̀bẹ̀ ṣùgbọ́n wọn bá ń tọ́rọ bá ní alò sọ́m̀bẹ̀ a sọ èèwo ìlọ̀rọ̀ tó sí kí ni o tó tí a bá ní gbogbo tí ma já aláwẹ̀ láwẹ̀ tí ma ń sí aláwẹ̀ lẹ́nu ó tó di àṣòtọ́lọ́ ní sínú fún mi o gbogbo rẹ̀ gẹ́gẹ́ nǹkan mẹ́ta ni àkọ́kọ́ alẹ́ akílù nǹkan jíjẹ jíjẹ ẹlẹ́ẹ̀kẹ́ta àṣúrùbù nǹkan múmu ẹlẹ́ẹ̀kẹta àlìjìmá ìsúnmọ́ obìnrin awamọ́ kí náà ń pè ní alẹ́ akílù o náà ni ìdíhọ́lù ṣe ìlàlì mẹ́rídà àntorí kìlìfàm ní táwọn afán sára yìí tàbí farabalẹ̀ gbọ́yé o in tí a ń pè ní oúnjẹ òun ni kí nǹkan ó dé ṣùgbọ́n ibi tọ́tọ̀ tẹ́ débẹ̀ tí ìtọ̀tọ̀ ọwá jẹ́ ẹnu ìtàǹkò ló jẹsẹ́ o ní kí nǹkan ó dé agbẹ̀bú

ọjẹ́ pàmá kí ló sáǹfàní ọjẹja a máa yẹ̀ búrù àbí ń tó jẹ́ ì tó dínú okun rẹ̀ ṣùgbọ́n ẹnu lọ́gbà kọjá kèése ń tó sáǹfàní in tó fara nìyàn gẹn bí kí o máa mu igbó kí o máa mu sìgá ẹmẹ́tìgbọ́ igbó dé inú inú agbẹ̀gbẹ̀ ṣùgbọ́n gbọ́ ló gbà kọjá ẹnu ó ti di jíjẹ báwọn in tí ó ń pè èèyàn gbẹ̀ nǹkan inú tó bá ti gba ẹnu wá síbò wá sí agbẹ̀dù torí à ń bọ̀ bí ìdájọ́ imú etí ibita tí ń sẹ́gbọ̀nsẹ̀ tí tó jẹ́ pé láyá ń fẹ́ wọ̀lá yẹ̀dùrù ìyẹnlá kò sí sàǹfàní ṣùgbọ́n náà gba ẹnu débò dé agbẹ̀dù bí kíni bí ilk rubber band nisan jẹni jẹni jẹni afáṣẹ́ bẹ́ gbà wẹ̀ kí alájẹ́ nínú rubber band ẹni wọ́n mọ̀jẹ̀ ẹ̀bí ọlọ́mà nínú sí ẹni ẹ̀kan fún mẹ́rin olóòwò fún ọ̀kan múmẹ́ ní pa bàbá sí kò sí lẹ́nu nǹkan bí agbẹ̀dù ẹ̀ ẹnu ló sì gbàgbé bẹ́ẹ̀ ó máa pè ni pé ọjẹ́ ọwà lè jẹ́ rọ́bà láàdàkọ ọjẹ́ ẹja ọjẹ́ ẹran ọjẹ́ rọ́bà àwọn mímọ̀ wá ní àwọn tó bá ti dí ẹnu yìí tó wá jẹ́ wípé àwọn tó bá ti dí àgbẹ̀bí tó jẹ́nu lọ́gbà kí ni ìdájọ́ rẹ̀ ó máa jẹ́ tó ti fara nini ṣùgbọ́n tí ọ̀ ní tí ò múnira lọ ọba òyìn jẹ́ bí rọ́bà bí nkẹnkà ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ kanu ọ̀rọ̀ kejì ní wípé gbogbo tó bá lè gba ẹnu aláwẹ̀ bí àgbẹ̀dú rẹ̀ ọ́sàǹfààní ni inú agbẹ̀dú pẹ̀lú kíni o pẹ̀lú pé ọ̀nà ẹnu olọ́gbà wa hadha al-qawl ad-dinu Allahi bihi èyí tí mo sì fi ń sin náà ọba mẹ́nu wọ́n wà kí yárù ṣe al-Allama Ibn àwọn àfà tí ti gbé kí ni o kò ti já kí ni ẹ̀rí wa

tàbí in tó lè nìyàn la oní ṣùgbọ́n gbogbo bá ọ̀nà ẹnu sìgá igbó nkankan mímú ní ẹ̀lò fún àbí in tó jẹ́ wípé ó lè fara nígan bí kíni ẹnìkan òun ní ẹ̀jẹ̀ dì sí apá rẹ̀ ilé ìwà ń bá fẹnu ń fà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ọlọ́mọdé àríwàlá àìríwà lẹ́lùmí o ní òdì ọgbọ́n ó sì dá kí ọmọdé wà látẹ́yẹ ìgbọ́n o máa fi ẹnu fa ìjẹ́ ẹlùmí ẹnu náà ló gbéṣẹ́ jẹ́ ó sì dáwẹ̀ àríkù lẹ́gbẹ̀ẹ́ àwọn kan yọ tí ọ̀bá ti sàǹfà ní kó ń bẹ̀ tí ó sì nìyànlá wípé kọ̀ jáwẹ̀ ṣùgbọ́n nǹkan fẹsẹ̀ múlẹ̀ jù ní pé gbogbo tó bá ti lè gba ẹnu kọjá wá sí àgbẹ̀dú wá sí kí ni o wá sí àgbẹ̀dú ọjà àwẹ̀ òdè ní ẹlẹ́ẹ̀kejì asàúntù asàúntù o ni ìdìhọ́lù lẹ́ adúwíyà إلى الجوف أو إلى البدن عن طريق الأنف إن تنقم سعود òun ni ìgbé ọ̀gbùn gba imú kó fi dí ara kìníkà ní akásí mú o lọba dára kìníkà ní pàúdà tí ẹni nǹkan ọ̀hún ó sáàdà sí ẹsàpẹ ẹ̀fín láti dágbàrí ara rẹ̀ ó sílẹ̀ ní ìsìn kí ni ìdájọ́ ti ẹ̀nà ohun iná mọ̀fàtìrún mílẹ̀ mọ̀fàtìrọt in tí ó bá ti gbégbà imú tọ́bẹ̀ èdè e inú agbẹ̀dú ọjà àwẹ̀ wọ́n ní kí ni ẹ̀rí ẹ̀yìn àfáàtì ẹ̀fì sọ bẹ́ẹ̀ laqitu yìí anìyàn kọ ní alùwàlá bí ó sì sàlùwàlá ànàbí wà ní jẹmọ́ ìdákùta bá ń sàlùwàlá ẹ jẹ́ kí a máa yọnu dáadáa ká sì máa fi omi símú dáadáa a kádù rẹ̀ tàbá ẹsẹ̀ jí gangan àdísì wá lórí ẹ̀ tàbá sẹ́sẹ̀ jí àgàgà fífún imú oríṣẹ́ ìtọ́n inú omú òní máa ń sùn sí yọ́ wà sùn bẹ́ẹ̀ sí gbogbo ẹni tí ó bá ti sàdìkárù ni ó sùn bẹ́ẹ̀ àbí àtẹni tó ṣe àdìkárù náà ìṣẹ́gbẹ̀rẹ̀ lọ́wọ́ àfá lórí ẹ̀ ṣùgbọ́n àtẹni tó ṣe àdìkárù àtẹni tí ó ṣe àdìkárù ṣẹ̀ìtọ́ máa dé ibi imú wa báyìí ṣùgbọ́n tí ó bá ṣe àdìkárù yóò rí bẹ́ẹ̀ gbà wọlé ẹn bá ṣe àdìkárù ilé ẹni fẹ́ǹsì ilé ń bẹ́nu rẹ̀ gbogbo tó fẹ́ kó níwò lọ́ọ̀kan ọwá dé ń bí 130 lóòrù ó rò pé púpọ̀ àwọn ẹ̀rẹ́ ìgbẹ̀mí ti sùn lọ ìgbẹ̀mẹ́ níbi ẹ̀yìn fẹ́ǹsì ta ọkàn tẹ́ ìtẹ̀ tó mú lọ́lẹ̀ lọ́bá sùn lọ nígbà tí ó jì àsìrátù kọ́mìnà gómìnà gbọ́n àà lọ́básáré ká ẹni tó tọ́tẹ́lẹ̀ lọ́bá

listin shark tó bá ń sàrọ̀lá fọ́bà dẹ́dà máa jó mi ó dénú omú rẹ̀ dáadáa ó tó ma wọlé padà kìí ṣe tó pàyàn lórí o kò mú àṣekò ní kò bùkátà àṣejù jẹmọ́ àwọn èèyàn kan bẹ ń sàṣejù níbi ẹ̀sìn ni èṣù gásítẹ̀lòmíì àdàmẹ́ ìlú pé máa ṣe nǹkan ìtọ́kàn mi ó fi balẹ̀ àdàmẹ́ ìlú pé ọ̀kanà sáraf ẹ̀dìkawábà ní àfọwọ̀ ẹ̀dàkùn mo ní pọ́blẹ̀mù kan láti bí ọ̀sẹ̀ kan mo ní jẹ́nàbàlá mo wá bẹ́ sínú odò dájílà bí kí ọ̀sọ̀ fún bẹ́ sínú òkun pẹ̀lú àníyàn tó mọ̀ wọ jẹ́nàbà mo wẹ̀wẹ̀ mo lúwẹ̀ lúwẹ̀ mo mùkùn tẹ́ mẹ́wàá ó bóde padà ọkàn mi sọ kí wá lè rí kí mo fẹ́ sí báyìí tọ́rọ ó sì lè gbà wọn àwọn tó ti kí sẹ́yìn àfáà ní mákẹrùn náà ó ní bẹ́yẹ̀ ẹ̀gbọ́n tí wọ́n sọ wọn àkílọ̀ sọ a ní mo ní jẹ́nàbàlá mọ́ wá lọ rẹ̀ ìwẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ni afáàní àni ọmọ kí ẹ̀rùn má pẹ́bọ̀

kama fi imú pẹ̀lú kí omi ọmọ ẹgbẹ́ mú dada àgàtà bá ẹsẹ̀ jí ànẹ́bì sọ bẹ́ kí lọ́nẹ́bì fi sọ títà bá jí ó níṣẹ̀ ìtọ́ máa ń sùn sí bí omi wa omi àlùwà láhùn inú ìmọ̀ a máa fọ in tó bá kù nínú ìrépa súsùn tùsùn bẹ́ sẹ́mà pàwọn kankan tí ọ̀bàjẹ́ tí ń ránṣẹ́ náà ní sọ fún wa kò lè yé ó tó kí ni wà láì kò léyé Ànábì sallallahu alaihi wasallam iná lọ́lọ́ ń fi àwọn nǹkan yẹ hàn bí ó tó ṣe yé wa olóṣàlàyé rẹ̀ táa fi màdé bí a màdé ohun tó gbẹ̀rẹ̀ jama'a ẹwọjọ́ táwọn tí ẹ bá ṣe gbà tí ṣètọ́n sáà àwọn onímẹ́díkù pàtàlẹ́ ìtí ń sáwọn dì ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀gbà pé tí ń jáde jẹ̀mọ́ wà

máa jẹ́ kí omi ó dénú omú rẹ̀ kó tó túlẹ̀ padà àfitọ́ ọba Àwọn àfáwà ni gbónà àfitọ́ wọ́n ni a jẹ́ pé alìmọ̀bálọ́gọ̀ Filistin ṣáàkì kí ni nǹkan tí ń rùn bẹ̀ omi lè sáwá síyàn lórí tí ó sì inú agbẹ̀dú. ọba jẹ́ kí kankan ìpé àforí àfọrùn pé omi ọ́sàádẹ̀ ogun tí máa dé ń bà tọ́ àbàgbáwọ̀ méjì ò rí bẹ́ẹ̀ a jẹ́ pé gbọ́nà méjì ò rí bẹ́ẹ̀ ó lè já láàwẹ̀ láàwẹ̀ bí nǹkan bá gba imú gbébò ìsàlẹ̀ ẹkùn láti sọ pé wà bá lérù alìtìkọ́nù o náà ni ìdìkọ́lùlẹ̀ adúwíyà àntorí ìdúgbò yóò wà ní ṣùgbọ́n wọ́n máa ń sí rádà ní sàndíyà àtàwọn olómi tó ní tìmà tí ara èèyàn bá gbóná bóòdì o lè lo ogun gbọ́nà ti rògùn yọ́pàá wọ́n ti wá sí àwọn ogun kan wọ́n wà gbé gba òmùsù wọ́n ti bọ̀ aláàrẹ láti òmùsù yóò sì lọ́nà rẹ̀ bí ọ́nà mìíràn rahman ọlọ́run sì yóò lò sábàbí dáadáa tí àbá wá gbáwẹ̀ tí é ṣe ìṣkìkọ́ọ̀nù fún sáwẹ̀ rẹ̀ já àbí ọjà bẹ́ẹ̀ kí ní yóò dènà agbẹ̀dú ṣùgbọ́n kò gba ẹnu kò gba mú òmùsùlọ́gbà àwọn apákan àfáà ní ọjà àwẹ̀ orin sí ni mẹ́jábò Hanabila ṣùgbọ́n àfáà wà àgbàdínà wọ́n ní ọjà nítorí pé in tí ṣẹ́bùn búgbà tó sàlàyé fún wa nǹkan jíjẹ nǹkan mímu tàbí ìsúnmọ́bẹ̀ kó sí kaka tó jọ jíjẹ mímu tí ń gba ọ̀nà tó ẹkọ́ awọn bẹ̀rù àwọn kan bá fèsì wípé ìjọ bàbínú àṣọ ọ̀rọ̀ ni àwọn náà gbà wọlé ṣùgbọ́n bàbínú tẹ́mí à ọ̀rọ̀ tí lásìkò wọ́n ní kí lẹ rí wọ́n ní bẹ́nu àwọn nǹkan yẹn tó jẹ́ wípé oúnjẹ mẹ́mẹ́ ara èyí ó lè sí ó sì ti padà fún ara ní àwọn nǹkan mí àwọn àfáà ń pè náà ọ̀rọ̀ àbúrò tó níyà náà lọ́rọ̀ torí nǹkan tí ó dááwẹ̀ ní jíjẹ ní mọ́mú nǹkan méjì ló min nǹkan nǹkan yóò jẹ oúnjẹ èyí ó sì fi ìlú ẹ̀ pẹ̀lú adùn ìlà ti sọ wípé in tó bá gbẹ ẹnu inú agbẹ̀dú ìlàlọ́jáwẹ̀ in tó bá gba imú gbé inú agbẹ̀dú alọ́jáwẹ̀ ṣùgbọ́n kẹkẹ́ ọwà bẹ̀ kí ni tí wà bẹ̀ àtàlágbùdù a ṣùgbọ́n a ń kọjá lọ bí wọ́n ti ń dáná èéfín kí ọmọ kọjá wọn lè gbó èéfín kódà kí èéfín yóò kó sí ìyàn mú kó síṣẹ́ oúnjẹ nínú ara ìjẹ́ tàlágùdù mẹ́mẹ́ ìjá tẹ́sì ẹ̀ pé tẹ́sì pé agbóòrùn kankan mọ́ ń sọ pé a gbogbo mọ̀ fi gbó panu ìjẹ́ ló ń jẹ ó sì gbádùn rẹ̀ o ní kèése ah, àwọn òṣètò jẹ́ àwọn wù kí a lè lè ìgbà ìfìwọ̀ ọ̀rọ̀ máa láwà ìyàtọ̀ mẹ́lá ní méjèèjì ìdán tí ń bá wá gbégbà fòrò aláwẹ̀ tó jẹ́ ogun tí wọ́n ń ṣiṣẹ́ oúnjẹ lára rẹ̀ ìjẹ́ tàbátìlù mẹ́mẹ́ ìdán gbogbo tí ń bá lè gbégbà ọ̀dọ̀ kò sí kí ni o ọ̀já aláwẹ̀ ní ààwẹ̀ awakọ̀. Alistimuna sọjáwẹ̀ kéèyàn máa ṣe masturbation wà húwà tọ́lábù khurujil maniyyi bí ayyi wasilatin kéèyàn máa wá bí omi ara wọn ó ṣe bóòdè lọ́nàkọ́nà imma bọ́yá pẹ̀lọ̀wọ́ ni aw bid dalik ala bọ́yá ìmẹ́gbì mẹ́lẹ̀ ni gbogbo ọ̀nà tó ti ẹ̀rí ọ̀dá in títà bẹni kó mi yóò bóòdì ó sì dáwẹ̀ sẹ́mà pé ìtẹ́yàn bá ń se káwì òtó dé iná ni ó gbé wọnú àwẹ̀ ìbẹ̀rù ọlọ́nà ọwà kú tí ó àwọn èsù tí a ní ọmú yìí wọ́n tún sí ilé ọtí náà láwọn àbìkan náà kí ni lọlẹ̀ tó tọ́ mẹ́ ṣùgbọ́n àwọn tó tún rúgbó ọmọ yàwá kan já sí ibì kan jọ kan ó ké oní ha tọ́ bá jẹ́ wípé ẹni tó jẹ pẹ́sẹ̀ntì rí ló kú níláwọn àwọn tí wọ́n máa ń sókù tí wọ́n fi ń wà bìnrin ọlọ́run tí wọ́n ń sókù tí wọ́n wá ní pa màálù tí wọ́n ń wì lọ́tùn lósì èéfín ọ̀gbọ̀rọ̀ báwọn olóòlẹ̀ ní Ramadan kàmù lọ́wọ́ annabi kìí ṣe tí ó sọ̀rọ̀ tí wọ́n ni bá sí so tí ó sọ̀rọ̀ tó sọ wọ́n kọ́ jẹ́ wọ́n ti méjì fún tòótọ́ ṣùgbìrì wáyà mẹ́wàá wọ́n sọ fìdà márọ̀dá ti ṣayàtí àwọn ògbóǹtarìgì ẹmọ sí èṣù èṣù àwọn local government ó ní àkánsílọ̀ ó ní àsẹ́nítọ̀ gbogbo ọba ló ní àwọn èyí tí wọ́n jẹ́ ìgbóǹtàn òun ní a máa bá ní mú so wọ́n wà fún àwẹ̀rẹ́ lẹ̀ bí àwọn skúù school kìnnìkátì nǹkan dàmọ́ra wọn irú ìrùn tí wọ́n dọ̀ láàmù sẹ́fẹ́ nǹkan ti sí yẹn náà tí a lè jẹ̀nù rọ máa jẹ̀nù tẹ́sẹ̀ ìrákòrò lọ kọmọdàyà láàmù ọmọ tó yẹ kéyàn irú inú wá ń fi ogun àgbàlagbà ṣe pé káàsì fi ogun àmìlẹ̀ òyìn kó lè dọ́ ọmọ ẹgbẹ̀rún ti ṣe yánwó àwọn tẹ́ ẹ bá rí lórí ojú ọ̀nà míìsìn ilé gbé lọ́sàáwẹ̀ ilé ọtí lọ́sàáwẹ̀ ilé aṣẹ́wó lọ́sàáwẹ̀ àwọn ọmọ wẹ́rẹ́ rẹ̀jẹ̀sẹ̀ rápò lọ ní tó darúgbọn lọ́wàmù tí a bá wá tó sí ẹ̀ bàbá wọn lẹ̀ padà lẹ́yìn Ramadan sí ẹmi pọ́ntọ̀n tọ́ ìlú ọkọ̀ rẹ̀ lọ́wọ́ èṣù àtàmà rẹ̀ alísìmù náà in tẹ́yìn gbé wọn Ramadan náà bí se máa sínú jẹ́mẹ́ ẹ̀ṣìlẹ̀ ọmọlọ tẹ́yìn bá ti máa ń bọ́ wara rẹ̀ sùn ṣeitọ́n ti dára rẹ̀ tí ma ń wàláhì iṣẹ́ pẹ̀lú àlìjànnú ni o iṣẹ́ pẹ̀lú ṣeitọ́n man tasabbara sabbarahu Allah

tọ́ bá ti bóhùn fi ráyàn ohun nílọ tí bá ń bọ̀ mọ́sí yóò rà tẹ̀gbẹ́ rẹ̀ yóò dòrún ìgbòmọ́sí tí nǹkan kọ́ bá ṣe olèmọ̀ ìrẹ́fìlà olèmọ̀ ti dáwà ọ̀nà ní àrẹ̀bí sọ fún ẹ tí bá ti ń tẹ̀ ní ẹlọ sọ́nà tó ní mẹ́ta méjì nù wa ní tó ṣe sìnà ó mẹ́rin ní ìṣẹ́sìnà kátó wá ti ẹ̀wà sán ta lọ ní sùúrù kàkà tó fẹ́ bà lọ́dọ̀ ọ̀rọ̀ ọba tọ́lọ̀ ọwà àti bá dé sùúrù ládé tòótọ́ àwọn àfà wọ́n pín méjì sọ́hí àwọn apákan sọ wípé masturbation kò sáburú mẹ́ wọ́n níbi ìbò ah, tó bá ti jẹ́ pé ìdà àkọ́ṣẹ́ àmẹ́sìlá anátù lè kọmọ bóbi sùúrí mímbàrí ẹ̀ṣẹ̀ mi ṣùgbọ́n tó sẹ́un kò bí sí ti ẹ̀ pẹ̀lú irú rẹ̀ bí ó ti ṣẹ̀ àti irú rẹ̀ tó sẹ́un wọ́n ní ká pé ibi ìzìnà lè ti lọ́rùn tí ń bẹ̀rù ọ̀sàbùrú bẹ̀ mọ́mà mẹ́tù sọ lè rí náà Al-Qur'an ọlọ́pùsọ̀kọ́ wọ́n lè dínà omi fòrújì

fáùláìkà òmúlà àdún àwọn tí wọ́n ti fò fẹ́ǹsì wọn wọ́n ti tayọ àlà wọ́n ti gbẹ́rù mọ́rí ó dé ní àwọn ọ̀dọ́ sara wọn jọ lánṣàṣàlám kún olóòlọ́ ara bẹ́ǹsì wọn àdìjábìn ọ̀nà níbi yọ̀nda fún àràfẹ́ ẹsẹ̀lọ́n ni àràbẹ́ ń se wà àníbí ni ya máa ṣàrọ̀ ṣàbà ẹ̀yin ọ̀dọ́ yìí tààrà abẹ́ ń se manifesto àmínkùnmìlì bá à bá ti lágbára ọkọ̀ òwú àtọkọ̀ ọ̀sán bó ti ma ní ka

anábí mo fẹ́ lóbe òsìsò owó aláìlèmí aláàstáksì anábí se lọ tẹ́ra mi lọ́dà àti ní àti aláwí anábí jagbe ma ọlọ ó tún wọ́pàdà lẹ́lẹ́kejì anábí ní lọ tẹ́rẹ lọ́dà ọba sì má tẹ́rẹ lọ́dà in tí ó tàrẹ jáde yóò kù tàrẹ jáde ní ti ìjagbe mọ́yàn ó ń sọ́rọ̀ ọ̀yọ̀dá nǹkan kí lọ́wọ́ pàtàkì sọ wípé kọ́ máa àwẹ̀gẹ́ sí torí pé

anábì wá dá ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta wal mutazawwij alladhi yuridu al-afaf àti ẹni tó jẹ́ aláìní tó fẹ́ lóbìnrin kọmọ̀bà máa fi abẹ́ kàn lọ́nà òjì káàkiri ọlọ́nà ìrọ̀nà lọ agbẹ́pẹ́ sincerity yẹn èmi gbàgbọ́ kọba tí èyí àbí ọlọ́lọ́run tí bá ń bẹ pẹ̀lú èèyàn ọ̀rọ̀ èèyàn wà ní débi kọmọ pé wàlọ́ọ̀hì súnmọ̀ bí lẹ́rìnlẹ́ra ọ̀tí èyàn bá ti ṣe masturbation èsù ó súnmọ̀ ò ẹlọ ọmọ lọ́wọ́ ẹn tí bá ń ṣe tí àwọn nǹkan mí dáàrú ọ̀rọ̀ rẹ ibi tíṣẹ́ ìtọ́ gbà wọlé nù ọ̀dà kí ń sọ́dì múṣkìlà kásẹ̀rẹ̀ tẹ́nìkan múṣkìlà ilé ọ̀pọ̀ òlérà obìnrin àjìnà sáńdà láàmù wọ́n sáà ṣe rúkí àti kẹtù ọ̀kánà ẹni tí mọ́ ma wọ́n sáà ṣe rúkí à fún obìnrin yẹn àjẹ̀nàbá dáhùn wípé ẹntẹ́ ìsáànú ìkò tọ̀sáànú à kí n tẹ́tẹ́ bíríkọ̀ tọ̀sáànú ní

tó àti dáyè kan ìṣọ́bà lọ́wọ́ sí yàtọ̀ sí àwọn àdúrọ́rù méjì ní kọ́dà lára rin iṣẹ́ tí làkáyè fi bá yàn dalẹ́ inú masturbation wa a máa yàyàn wèrè ìyàn kọ́lá fẹ́ sọ̀rọ̀ nítorí okùn kan bẹ tó wá láti inú ọpọlọ ìṣẹ́kànnì tó wá sí bí nǹkan ọmọkùnrin òun lọ́gbẹ̀ẹ́ dákun tí ó mọ̀ ràn ọlọ́run ti ó ti regulate ẹ̀bẹ̀ ìwọ́n wá ń lọ dì mọ́pò wọ́n ni ó dì mẹ́yàn ṣe pé kí ní ẹsá ní ìpé mọ́ àwẹ̀ láwà ọlọ́run sáà sí ajẹ́jẹ́ ni o fa kí ìsàn tí ń bẹ́ndì nǹkan ọmọkùnrin ó tètè síláàkì nígbàtí èyí ò ju ọmọ 28 years lọ tí wọ́n wá ń bọ̀ nídìí kíkànsáàtì àwọn arúgbó gan kọjá wọ́n mọ́jú sí ọ̀tí ń kọjá lọ ẹwọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí a ti gbé kíní kankanka ìgbàwó nígbàgbàwó ìwọ tó lè ṣe kíní kankan tó rùgbọ́n ẹ̀ mọ̀ nípa àwọn ọ̀dọ̀ ní ẹ̀yà bẹ̀ àwọn àgbàgbẹ̀ bóǹkàlùkù sí ń parẹ̀ díẹ̀díẹ̀nù àwambọ̀ rọ̀bọ̀dọ̀ wáde ìdàtàmì sọ in aláwẹ̀ ní bá ń ṣe masturbation fa'anzala mọ̀ ní ìbá jáde lára àwẹ̀ rẹ̀ bàjẹ́ ò ojú kan istamna is masturbation fa amza omi èyí tí kọ́kọ́ máa wá kí mọ̀ nínú tó wá tó mi yẹn dàbí ìgbà tí ọ̀fẹ̀kẹ̀ bá dójú ẹ̀tàn tọ́lọ́fẹ̀kẹ̀ wá doríkodò omi tí ọmọ jáde mọ́ rẹ̀ kápọ̀ lọ́bá wá àwọn apákan àfáà sọpáwẹ̀ rẹ̀ bàjẹ́ ṣùgbáwẹ̀ rẹ̀ ọ̀bàjẹ́ àmbọ̀. nǹkan mẹ́ta ilomi ti ń jáde láti bí nǹkan ọmọkùnrin àkọ́kọ́ maniyu ni ẹ̀ẹ̀kejì mẹ́díò ni ẹ̀ẹ̀kẹta báolù ìdàjọ́ wọ́n sì yàtọ̀ síra wa maniyu tọ́ ìrún wàmú wàmú jìbọn lè gọ́sìlì jẹ̀mí ìlúbádẹ́ni àtọ̀tíjájárawáyì ìntọ́mọ́ni ṣùgbọ́n tó bá jáde tó dìbò sí jẹ́ pé ìntọ́mọ́ni ìntọ́lọ ń fi pẹ́ká fi sin níbẹ̀ o ní pé a gbọ́dọ̀ wẹ gbogbo ara onániwẹ̀ jẹ́lẹ́bàtà wọn ẹlẹ́gẹ̀ẹ́sì mẹ́bíyù ó ní èyí najis ọmọ ẹgbẹ́ wọn wà mújìbún lè zákàrí wà ní oúnjẹ yìí ṣùgbọ́n òun èyí tó gbọ̀rìn yàn àtọ́ lọ́n tẹ́yàn gbọ́dọ̀ fọ̀ o ni àsàkárì àti kòjò rẹ̀ jẹ́mẹ́ ẹ̀jẹ́ amúná o ẹ̀rùn kí sí ìyàwó rẹ̀ ó ah nǹkan mọ̀ ṣe sóhun kèése àsàkárì ìtẹ̀lẹ̀ yọ́ọ̀fọ̀ kòjò rẹ̀ náà mọ́ dẹ́dẹ́ lóhun ibi tó bá wá annabihu lòun ibi ọba ta sí èyàn kàrà mú mi báyìí kọ́dọ̀ èyàn ní fọ́ọ̀kà èyàn kàrà wọ́n mi sí báyìí ìbá àbẹ́rẹ̀jẹ̀ ń bí aṣọ kọ́fẹ́ tó bí orí ìdèrí ọtí omi lásẹ́ lẹ́wọ̀n àbẹ́ súnnà nàbí nìyẹn sọ̀sọ́làm a sọ pé ìkàlóṣe ṣùgbà láṣẹ̀ jù ní wọ́n ní ta ni tọ́bátọ́lọ ọmọ́ṣẹ́

àátùdá ibẹ̀ náà sí kí ni o àádàbẹ́fọ̀ jama ìtẹ́sìn wa sọ̀rí o àwọn èèyàn kan wá ń bẹ wọ́n ma tábà fún so kọ́dá o ẹ̀sìn ọlọ́n kìí ṣe pé ẹgbẹ́ ọlọ́n ṣe tí ó rọ̀ pọ̀dọ̀ ọlọ́bí sí ẹ ti gbà ẹmọ́ ìyìn ókè kọjá

ẹni tó bá wá gbàwẹ̀ tí ń ronú ọkàn rẹ̀ sáàlọ̀ sára ìyàwó rẹ̀ nígbàgbẹ̀ gbáwó ní nǹkan mẹ́jáde lárẹ̀ in torí ọ jáde àwẹ̀ rẹ̀ ọ̀bàjẹ́ Ibnillahi ta'ala ṣùgbọ́n in sọ̀híbàwú àjẹ́l ṣùgbọ́n bí ṣe ń ronú ní mọ́tàápọ̀ tí nǹkan fi ebóòdè àwẹ̀ ń tọ̀ tóró ti dátí wọ́n náfẹ́r kí wọ́n máa wo in tó lè fàkó wọ́n máa runú àdọ̀ bóyá kó sàkẹ́ lórí ọgbùn ṣe tọ́rọ jí kọsásọ̀ àwọn àfá àpín méjì wọ́n ní fèlè úúlá láàpítọ́rọ̀ tó bá jẹ́ pé ọkàn rí obi ah, àwọn ṣe tọ́rọ jí ó sì gbogbo la ilaha illallah àwọn fọ́wà ní wà ń kárọ̀rọ̀ nẹ́zọ̀rọ̀ ṣùgbẹ́ ní ó ti rí nǹkan ìlákọ̀ọ́kọ́ ó sáré tó púpọ̀ ó sì mọ́fà rẹ̀ ó tún wá ń tún nǹkan ń wò ìtúnwò padà ó ń lọ ọ̀rànlọ́rùn rẹ̀

àwọn kan àjọ bẹ̀rẹ̀ àwọn kan àjọ bẹ̀rẹ̀ àjọ dìsìn àwọn kan àníjọ parí ẹ̀ méjì àwọn mẹ́wọ̀ ọlọ́dàkùn járí jẹ́ kí ẹ̀mí wa kó ẹ̀yìn oṣù jẹ́ àtún sísì jẹ́ àṣìsì pẹ̀lẹ́sì fún wa o mọ́ wà wa o o o nítorí bí àdíjì wáyé tí mẹ́nà kọ̀ọ̀kan báyìí lọ́lọ́ọ̀mà bọ́kùn lọ́rùn àkàpẹ́ síwọ̀ ìkọ̀ọ̀wọ́namá síwọ̀ ìkọ̀ọ̀wọ́namá gbogbo orú orú ọlọ́ndàkùn jẹ́ àti wà mẹ́wò ọlọ́ndàkùn jẹ́ àti wà mẹ́wò jẹ́ àyàwó wà mẹ́ jẹ́ àbọ̀wọ́ wà mẹ́wò jẹ́ àwọn ọmọ wà mẹ́ jẹ́ àyàwó wà mẹ́ jẹ́ àwọn àfáwọ́ wà mẹ́ àwọn ọ̀rẹ́wà jẹ́ wọ́n wà mẹ́wò bákan náà nínú ẹni tí ó gbò fún ọba dẹ́dà nínú ìlàtọ̀rọ̀ kọdìrì tó sì dá lọ́wọ́ rẹ̀ dákùn jẹ́ tó wà mẹ́ náà nígbà bá tó sí ń bẹ̀ náà mọ́sá àgbà الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته أحمده وأجلله وأشكر نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضر كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد أمة الإسلام إن الله سبحانه وتعالى كتب علينا صيام شهر رمضان كما كتبه على الأمم السالفة الماضية بل ما من أمة إلا وقد كتب الله عليه الصيام قال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون لكن أمتنا لهذا الصوم مفسدات ومفطرات لا بد أن نذكر بعضها مع بيان كلام العلم حول كل مسألة من هذه المسائل أمة الإسلام واعلموا أن هذا العلم بنتيجة الاستقراء جعلوا أصول المفطرات ثلاثة الأكل والشرب والجماع كيف لا جاء من حديث أبي روى وقد مخرج في الصحيح أن الله سبحانه وتعالى يقول لصائم يدعوا أكله وشرابه وشاوته من أجل فمن هنا استنبط عن العلم أصول المفطرات وجعلوها ثلاثة كما قرأوها وفهموها من كلام رب العزة سبحانه وتسامه أمة الإسلام فالأكل مفطر من المفطرات والشرب مفطر من المفطرات والأكل هو إدخال الشيء إلى المائدة عن طريق الفم فكل ما وصل إلى المائدة عن طريق الفم هو الأكل سواء كان شيء نافيا أو ضارا أو ليس فيه نفع ولا ضرر متى ما وصل إلى المعدة عن طريق الفم فإنه مفطر من المفطرات ذهب بعض العلم إلى أنه لا فطر فيما لا نفع فيه ولا ضرر لكن اللعم من هذا الكلام والأشمل الذي عليه الدليل من الكتاب والسنة أن كل ما دخل الجوف عن طريق الفم فإنه مفطر من المفطرات كذلك الصعود فاستعنت هو إدخال العدوية إلى الجوف عن طريق العام فإن أهل العلم نظروا إلى هذا وجعلوها مخدرة من المخدرات كيف لا جاء في السنن من حديث لقيت بن الصبر أن وقت صلى الله عليه وسلم وكان يعلمه الوضوء وقال له لما بلغ الاستنشاق فقال وبالغ في الاستنشاد إلا أن تكون صائما بارك الله لكم في القرآن والسنة ونفع الله وإياكم بما في أمدك لكن أكل ما تسمعون أستغفر الله العظيم لي ولكم أستغفروا إنه كان غفارا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد فيا عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت في بدر واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام إن أهل العلم نظروا إلى الاستمناء ما حكمه اخفاق العلم في حكم الاستمناء ذهب بعضهم إلى أنه جائز لمن خشر نفس العنى والقول الثاني أنه حرام هذا الذي دل عليه الدليل وهذا الذي يدور مع الدليل الصحيح كيف لا قال الله سبحانه وتعالى في القرآن العظيم والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو مملكة إيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون فحكم الله عليهم بتجاوز الحد من كل من لم يكتفي بأزواجه أو ما ملكت يمينه لفرجه فإنه متجاوز لحج ثم هذا الرسول شكى إليه الشباب معاناتهم بشدة الشهوة جاء هذا من حديث ربنا سعود رضي الله تعالى عنه فقال صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباعة فليتزوج فإنه أغض للبصر وعاصل الفرج ومن لم يستطيع فعليه بالصوم فإنه له وجاء وجاء من حديث عثمان بن مدعون أنه أتمنى صلى الله عليه وسلم هذا جاء من حديث سعد بن وقاص أن عثمان بن مدعون أتمنى صلى الله عليه وسلم فسفر صلى الله عليه وسلم في في الاستخصاء ماذا أخرى صلى الله عليه وسلم سأل عثمان بن مدعون رسول الله صلى الله عليه وسلم أن هذا ماذا أخرى صلى الله عليه وسلم فنهاه رسول الله صلى الله عليه وسلم كذلك جاء من حديث أبي هريرة كرر المجيء إلى رسول الله صلى الله عليه وسلم ثلاث مرات لأنه يريد أن يستخصي ويأذن له رسول الله صلى الله عليه وسلم استأذن صلى الله عليه وسلم في الاستقصاء لكنه منعه رسول الله صلى الله عليه وسلم أمة الإسلام الاستمناء حراما لذلك نهانا صلى الله عليه وسلم عن هذا ولذلك جاء في الحديث الثابت من تصبر صبره الله لكن الصائم إذا استمنى فأنزل فقد فسد صومه أو أفسد صومه وكذا أما إذا استمنى وأمذى فإن صومه صحيح بيد أنه فيه ما فيه لكن صومه ثابت أما التفكر من صائم حتى أنزل فليس بشيء وليس فيه فكر إلا إن صحته التدلل وكذلك النظر قال أهل العلم النظرة الأولى ليست بشيء أما من كرر النظر حتى أنزل فإن عليه القضاء لأنه أعان على على إخراج مائه أمة الإسلام كذلك بين العلم أحكام القبلة وإن كان البقية سنستمر فيما تبقى من هذه المفقرات ونسأل الله الرحمن أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك أداء الدين اللهم ربنا دمر عداك أداء الدين اللهم ربنا انتكم لبارك المستضعفين من المؤمنين والمنة في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم كلنا مؤيدا ونصيرا اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة اللهم ربنا وفقنا بصيام هذا الشهر إيمانا واحتسابا ووفقنا بقيام ليلة القدر إيمانا واحتسابا واجعلنا منه تقوتا من النيران واجعلنا من المقبولين يا أرحم الراحمين ويا أجود الأجودين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى مرض بأمر بدأ فيه بنفسه وسلم بملائكته وسلف بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائل في مقلة سيئة ثابتة من صلى عليه صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا